hadithi tí a kàkẹ́yìn òun náà ni hadithi rafi'a bin khadij radiyallahu anhu ta ni kunna nasalli al-maghriba ma'a rasulillahi sallallahu alaihi wasallam ok a ti kàyẹn gẹ́gẹ́ bí ok yíta kàkẹ́yìn hadithi yawa aisha ipe أعتم النبي صلى الله عليه وسلم ذات ليلة بالعشاء حتى ذهب عامة لي إذا تنسك فيها النبي صلى الله عليه وسلم kí ìṣà nígbà tí ilẹ̀ sì ti ṣú tán kódà tó ọgọ́rọ̀ oòrùn ti lọ sí ó gba ìlà nẹ́bì kiri ìṣà èyí tó kùtàfẹ́ kàlídì ni pé àdífẹ́ Abi Hurairah radiyallahu anhu qala qala rasulullahi sallallahu alaihi wasallam إذا اشتد الحبر فأبرد بالصلاة فإن شدة الحبر من فيه جهنم متفق علي حديث من بين صحيح بخاري مسلم النبي محمد صلى الله عليه وسلم sọ pé إذا اشتد الحبر تبقى ينظر zúrù باب تبقى ديوه سنتيوه bá تبقى تبقى تبقى ينظر في الحقيقة gbóná torí tẹ́mù tàbí àti ṣàlàyé bí àwọn ahadith tó kọjá pé ìrun zúrì ma ń wọlé tí zawalu shamsi bá ti ṣẹlẹ̀ ayé tó rùn bá ti yẹ àtàrí òun ní kọ̀kọ́ wà ní àtàrí so gbà ó ní wà parí títí tí villu shay'i yóò fi di mithlahu táìmù tí ẹ bá rí pé òun ti fẹ́ bọ́ sí àtàrí báyìí ẹ ibi tí ó wọlẹ̀ máa ẹwà ara kìkí ní gbọ́lẹ̀ báyìí ara kí bọ́lẹ̀ díẹ̀ ẹwà mẹ́jọ it ẹ padà rí pé òun ó so but kìní kan máa ń ṣẹlẹ̀ láwọn fùsúlù different fùsúlù tí fẹ́ìhù máa ń ṣẹlẹ̀ fẹ́ìhù zawali máa wà bẹ̀ wọ́n yí ka fẹ́ìhù mà bòyí jẹ́ ọ̀rọ̀ tó ní ni but almuhim generally ni pé ẹwà mọ̀ owó táìmù tí òun bá ti wà ní tó bá ti yẹ díẹ̀ towards the Maghreb, ibi tó mùsùlọ ma wọ́n tó bá ti yẹ díẹ̀ báyìí ìrun dúrù wọlé nù táìmù tó bá wà látàrí àdìsọ wákùtù láàyè lè òkú in kí mú gbá wọn táìmù làwọn tí wọ́n jọ́sìn fún oòrùn náà ma ń sin ọ̀run ipi òun wá ti fẹ́ yẹ àtàrí so èyàn kí so anabi wọ́n sọ fún wa pé ìdáṣtàdà alhaulu tẹ́ bá rí pé táìmù zúrí ogbóná òun pọ̀ fa abúrídù bí sọ́lá ẹsẹ sùúrù ẹ jẹ́ tutù díẹ̀ oye báyìí àbí fa inna shiddat alhaulu because kí òun gbóná min fayi jahannam nínú atẹ́gùn bí atẹ́gùn àbí mímí jahannam ni muttafaqun so

kẹ̀dẹ̀ kí ń fẹ́ nǹkan tí ó fi ara ní àwọn èèyàn nínú kata limu nínú hadithi ni pé istihbabul ibrad fi salati dhuhur a o ni pé ó dá kíyàn ṣe ibrad níbi salati dhuhur ayyama shiddatil harr nígbà táwọn bá gbóná kíyàn lọ lára kíyàn jẹ kóhun tó lọlẹ̀ díẹ̀ kóhun lọlẹ̀ kóhun lọlẹ̀ wa dhalika bi anna an tu'akhkhar an an takhiffa shiddatil harara ilé ojú ẹ̀jẹ́ pé ìtumẹ̀ ní pé à nílé kí láti bẹ̀rẹ̀ rẹ̀ ẹlùmìnira ní pé àbọ̀ hadith kan wà tánàbí náà sọ́kà náà sallallahu alaihi wasallam salla zuhura bilhajira alhajira dẹ̀ ní ìgbà tí nǹkan bá gbóná náà ni a fa ṣàlàyé pé alhajira ń bẹ̀rẹ̀ ìtumẹ̀ alhajira ń bẹ̀rẹ̀ òun ni waqtu zuhuri náà ni kò ní dó alhajira wọn mẹ́ kí nǹkan gbóná náà lóòtọ́ ní èdè ai time mozuri na ni èyí ò ṣe náà fi wípé al-ibrot tí nǹkan bá gbóná so tó bá di gbogbo ní báyìí eh òun rí mú afẹ́kífí òun rí ní agbára gan ẹ jẹ́ kó tutù kó lọlẹ̀ díẹ̀ kó lọlẹ̀ díẹ̀ kẹsàrákì bọ̀ ẹmọ́ gbàgbé kò gbúdọ̀ kọjá táìmù zúúrì ìgbà ní táìmù zúúrì ó jáde tí ó jìjì nǹkan bá ti ṣe dédé rẹ̀ tó jìjì nǹkan tó bá ti ṣe kíni tó bá ti ṣe dédé rẹ̀ fóònù mo ra mo gbé kalẹ̀ báyìí òdìdí rẹ̀ padà wá di lẹ́fù rẹ̀ ó padà di lẹ́fù rẹ̀ in this case táìmù yẹn kọ́ o táìmù gúrì nù ẹ táìmù gúrì tí ó ti jáde nù immediately táìmù asiri ti wọlé immediately táìmù asiri ti wọlé báyìí so but ala kulli halin ìgbà tí wà fi dúó díẹ̀ òun ó ti lọlẹ̀ díẹ̀ kí villu kankan tó di mithlahu kí ó dìjí nǹkan kó tó dérú rẹ̀ èyàn ó ti múrí bọ́m̀bẹ̀ insha Allah mun alhikma fi hadha rahatul musallin kí ni hikma tó wà níbi pé kaníkà òyìn tó lọ́ra bí díẹ̀ kí ka bá ibi ṣẹlẹ̀ wọ́n ni rahatul musallin wọ́n ni pé kó ní ìsí àwọn ọ̀tán tí wọ́n kírun kan kírun pẹ̀lú ẹ máa wo àwọn nǹkan mítà lórí mọ̀ mọ́ wà nínú ipé àwọn ilé yìí wọ́n ní bẹ́ẹ̀ pọ́lọ́ wọ́n ní pé kí ẹmọ kí ohun ibi tó gbóná kí ẹkọ̀ mọ̀ gbórílẹ̀ báwọn náà orí rẹ̀ wà sí mọ́ símẹ́ntì pé àwọn sí no afá sí sùúrù gbogbo nǹkan àwọn nǹkan mìíràn tó ṣe pé Islam ti fún wa ní ẹ̀dẹ́m̀bẹ̀ kódà àwọn ọ̀rọ̀ kún àtàtìkà pẹ́rẹ́bì ìmọ̀ bí yá dìbẹ̀ mo ní pé tó bá èyàn lè gbé nǹkan sílẹ̀ tó mọ̀ forílé because kí láǹfàní ìwò tó ń kí tó ń sẹ́bá tó ń jọra òun kí ní tó lókúta tẹ́ ìkàkalẹ̀ sílẹ̀lẹ̀ kó rí bí jòkó comfortably because nínú tó wà nínú òun ni tó nínà wá jòkó sórí farabalẹ̀ wábi tó wà tó wà comfortable dáadáa tó ṣe kíní ṣe bá yìn àbí àbí kí ẹmọ kírun nínú òjò òjò wá wọn yìí wá jú síbẹ̀ náà pé kíní kan kíní kan tẹ́mì èrè ò bá gbé mọ́tò akírin rẹ̀ wọ́n náà pé ara ní ọ́ ò sí níbi fọkàsíwò tó ń kírun rárá bìná lórí

yẹn gbọ́dọ̀ sọ́ra fún ìmọ̀ àwọn ìrun marathon lè tó gbayé tó gbòdè lé ní àwọn ìrun lórí eré ìrun lórí express ìrun tẹ́mọ̀ lera yí gbígbàtẹ̀ bá ń sá race carries yẹn gbọ́dọ̀ jìnà sírò àwọn ọ̀run bẹ́ẹ̀ ìdí ni pàwọn ọ̀run bá yí o kò sí ládà kan tó gbà ń bẹ̀ kò sí tùmọ̀ nínà ń bẹ̀ náà ṣe bí nínú tí ànẹ́bì tánàbì kọ dálìkàlì musí o ìsọ̀lá tí wọ́n orí kí dáadáa láyé annabi sallallahu alaihi wasallam gbàtán kí mìtán sálàmà sá annabi annabi ni pé irji' fa salli fa innaka lam tusalli annabi ni ó jẹ́ padà lọ kírun ó mẹ́ láti ẹ̀ta mọ́ ó tí kírun ó tún kí ó tún jẹ́ padà annabi tí tún lọ tún kí ó ní annabi kọ́ mi ìdíkì jù bá lọ nínú tánàbí wọn kọ́ ní pé thumma tarka hatta tatma'inna rakiya lẹ́yìn ìgbà yẹn ó wá ṣe rùkúwà fàtẹ́ríkà ó ṣe rùkúwà haka tẹ́tùmọ̀ iná rọ̀kíà títí tó fi nítùmọ̀ nínú ó ṣe rùkúwà wà lọ lẹ́bàá ó wà balance kí ní tó ṣe rẹ̀ lẹ́ àníbi ni ó tó ṣe sujud haka tẹ́tùmọ̀ iná sàjìdà ó ṣe ó forí kalẹ̀ báyìí títí tó

وتأدياتها وتأدياتها في جو مريح بعيد أما يشغل قلب المصلي ó ti bí bá kẹwàá kí wọ́n ní condition tó sì pé ó wà bàídì kó níbi kó keep mind yẹ busy kò yẹ bá bá ó wà bàídì kó níbi kó ṣe kíni kó keep mind yẹ busy kó níbi irun ويذهب ويذهب عنه الخشوع الذي هو روح الصلاة ilé ni ó tún wá gbé kòṣóò fún àbí nǹkan tí ó gbé ọkùn sójìnà sí kò níbi sọ́lá orí bá yàrí àhá wàlídà stahabba al'ilama al'ibroda hatta fi haqqi man yusalli wahdahu ló jẹ́ kódà èyàn tí ó bá dárùn kí gan kákí bí i fẹ́ wọ̀fẹ́ dárùn kí ni tó gùn bá gbóná àwọn àfáà because ìtumọ̀ yẹn kankan ni ẹgbẹ́ à ń sọ nínú tí súnnà fẹ́ onígbé kílù kọ́ lálàáfíà kílù fararọ láti ń gbógun ti gbogbo àdádálẹ̀ nínú ẹ̀sìn gbogbo à ń ṣe jálàbí à ń fọmọ́ sówó à ń ṣe plọ́sì à ń ṣe rígbú à ń sófò à ń ṣe rẹ̀dàrẹ̀dà káàkiri because ká ṣe ìjọsìn fọ́nà ọba subhanahu wa ta'ala nínú táfi lè rí bí rí ìjọsìn ṣe there was a video nígbàtí àwọn kínàgbé àwọn Taliban tí wọ́n gba Afghanistan nígbà yẹn wọ́n ní video kan tán ṣò wọ́n ní àwọn kan kírun bìkan one footage tí wọ́n ṣò ṣẹ́ta tí kírun báyìí àwọn kankan kírun bìkan gba ológun sẹ́lẹ̀ ogun ẹlágbára gẹ́gbà yẹn wọ́n ju bọ́ọ̀bù sísàdì bẹ̀rẹ̀ báyìí gbóògbógbó ibi tó fi kírun sí mẹ́ gáì kan tó ń kírun lọ́wọ́ wọ̀láì gbogbo wọn kún ìrìbí tó lórí ìrìnà gáìkà tí òun ti ń sákà kí gbogbo sáfù kàkà kí méjì wọ́n tún lọ tún pàdé ìṣẹ́bà tó kí kò mọ́ bí tí bọ́m̀bù tún dé sí má ibìkan ni bọ́m̀bù ti dé sí wọ́n pàwọn ọmọ abìrìkà láwọn abẹ́ wo bọ́m̀bù ti fọ́n wọn sí gbó kí bọ́m̀bù tún lọ láti sí táwà wà ìwọ̀n sákà kiri ṣe èrò lélẹ́yìn kí ọkàn wọn yóò ní balẹ̀ láti mọ̀ kírun má láàfin máa ń ṣe wáà sí náhàwà pé gbogbo tó bá jẹ́ nǹkan tó dáa a sì fi mọ́ ń takò gbogbo tí ò bá dáa kódà kò bá àgbàlẹ̀ láwùjọ ẹ̀ ó ti wá kọ́mọ̀ láwùjọ yẹn kò yíò kèmí ó kọ́mọ̀ kí wá ló kèmí a ní ọ̀dá tí ò bá ti dákò dáa ní ẹ̀nà ẹwọ ká mọ́ kírùn gbà míì kọ́kàn mọ́ balẹ̀ nípa òyìn chájì fún ànígbà míì wọ́n fi wọ́n pé èyí ó ti ẹ̀ tó lọ Ramadan ìgbà míì tí ma ń wọ́n ti ó post bank kan fi ẹjíṣẹ́ ẹ̀yìn máa jẹ́ káwà láwùjọ táwọn ẹ̀ ti bẹ̀rù ọlọ́run ìbẹ̀rù wọn tún ma wà má kú ní sí bẹ̀rù ẹ̀nà kún kálùkọ́ fàkànbalẹ̀ gbogbo yóò ma lọ ní ọwọ́ rọ̀sẹ̀ kódà kó ma lọ gbogbo kó gbàgbé 10 million naira síbì kan ọkàn rẹ̀ balẹ̀ dáadáa pé tí ń bá padà síbẹ̀ ní ọ̀sẹ̀ kan ìrẹ́ nìkan tí ó mọ̀ ṣe kí náà ń pè tí ó mọ̀ ṣe ìlànà bẹ́ pé ah ẹni tó bá gbàgbé nǹkan síbí yóò nítorí nínú eh, Islam ti kọ́ alẹ́kọ̀ọ́ bá ṣe mú nǹkan tó bá mú tó bá wà valuable ó lè ló àfilẹ́yìn ọdún kan lọ́dọ́ àwọn mọ́jẹ̀mú tó tún wà bẹ́ lẹ́yìn ọdún kan ó náà kẹ̀kẹ́ mọ́ mú ni torí tó bá mú ó wà ni lọ́bẹ̀ lójoojúmọ́ ó lọ mọ́ kéde àìmbà ah, eh, ah, ah, mọ́ ẹni tó bá gbàgbé ìfẹ́síbílé ni wọ́n náà oníkálùkù fílẹ̀ síbẹ̀ ni ìwọ tó bá mú o fẹ́ mú láti máa ṣe ìlànà ẹni tó bá jẹ́ tó lẹ́sà tó lè rò fúnra rẹ̀ bí ara nkúnmẹ́ ara nkúnmẹ́ nìkan sí lélé yóò àníbì ní fílẹ̀ wọn ìmúra òkúnké mú fẹ́ mú lọlé mú fẹ́ lọ kí rárá fílẹ̀ ìdí ní pòun lẹ́sẹ̀ ó lè máa rìn káàkiri ó sì lè máa jẹun káàkiri títí tó lówó rẹ̀ ó fi rí ẹwà òkúta àwọwà tó bá lẹ́sàn kanù gbàgbé láàrin 5 minutes ààrẹ mọ́ ìsín kódà two minutes ago náà kọ́ náà gbé laptop yẹ oh, o lè wọ́n lè kò lè rí mẹ́ kọ́kọ́ format fọ̀mátì ẹ̀dànù ni there was a time tí mo ṣiṣẹ́ fún níbi kan ní inú town ìjọ sunday àwọn yamon charge fún ní bíkọ̀ àwọn tàn jẹ́ ilẹ̀ wọ́n ti jífò tèmi náà mẹ́ wọ́n ma ń jífò ń bẹ́ oṣù sí ni in tó wọ́n fún ní nípa àwọn tẹ́ẹ̀lẹ́ ohun ah, kíni ló ń jífò ní there was one sunday ọlọ́wà ní kọwọ́ báyìí bá ṣe alọ́kí àṣígáyẹ̀ ti yọ wá pín ó ti wá yọ fóònù in tó wá ń fóònù sí ni pé gbogbo àwọn tánmọ́ náà mú fóònù mẹ́ ọmọ musulmi ni wọ́n kí nìkan tí ma ń fóònù gbèmẹ̀ láyé jù ni pé Islam ló kọ́ wa ní the best gbogbo àwọn wà tó dá àmọ́ sáwọn parents ṣe implement lára wa sáwọn parents wa implement lára wa àwọn wà tó dá tó wà ní Kùránì àti àdífẹ́ wọn ọmọ yìí ti mú fóònù yìí gáì tó wá ní pé eh! ó ti fúra pé bóyá ẹni báyìí ló mú ó sì sálọ challenge yẹn ọkà mọ̀rẹ̀ dandẹ̀ bí wọ́n challenge báyìí ó ti fẹ́ lọ́ta yóò lọ tán challenge ní ẹ̀ wọ́n kí ìwọ́ sì tá ó sì túnmọ̀ kọjá mẹ́ o mo mo lọ taa challenge owo fi ti

tí jẹ́ kọ́kàn òyẹ́ ma lè sí tàbí ẹ fi ń rò pé wó a lè bẹ̀rọ Ọlọ́run a lè bẹ̀rọ Ọlọ́run ní tàbí ma ń sọ a lè bẹ̀rọ Ọlọ́run járe gbogbo àtàn ṣe wúwà sí bẹ̀ fáwọn èèyàn kọlọ̀bà wa fi wọ́n mẹ́nà káwọn olùkọ́ mọ́ lè ṣe wúwà sí ọmọ tàbí a sì ní mẹ́nà kọlọ̀bà wa kàwọn kún lè kó bá wa mọ̀ná àwọn Allah subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ nìkan kọwàá rẹ̀ lórí òdòdó àwọn ilé ní fa'ida tábùn níbi hadithi insha Allah tó bá ti di ọ̀la ó kú ámú mi lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ síbìtì lè lẹ́yìn inṣáàlá so hada wa sallallahu wa sallam ala muhammadin wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum na'am